آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل وصيته للأولين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا الله سبحانه وتعالى أضاف المساجد إلى نفسه إثباتا لملكيتها أنها لله سبحانه وتعالى وقال وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا أمة الإسلام من بنى مسجدا بمجرد أن يأذن للناس بالصلاة فيه صار ملكا لله وخرج عن ملكه وصار وقفا لله سبحانه وتعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا ولا يهب ولا يورث ولا يباع فإن أهل العلم لهم أقوال بل لهم تنفس طويل ومفيد فيما تعلق ببيع المسجد هل يجوز ولا يجوز هل يجوز لأسباب أو لا يجوز مطلقا لعلنا نعرج على هذه المسألة عند بياننا لهذه المسائل أمة الإسلام فربنا سبحانه وتسامى أثبت في كتاب العزيز أن من تعظيم الله سبحانه وتعالى تعظيم شعائر الله ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب أمة الإسلام فربنا سبحانه وتعالى أضاف المسجر لنفسه تشريفا وتكريما حتى وإن سجل المسجد باسم جمعية أو باسم شخص لمصلحة ما أو لنظام الدولة فإن حقيقة ملكيته لله سبحانه وتسامى وعلى هذا سنبين ما تعلق بها بالمثال إن شاء الله تعالى وقال فبعدها تسوى المسلمين an tọrọ alikun kẹwa bigare fan nabi sallallahu alaihi wasallam ẹn tó bá jẹ́ àti bá ma jẹ́ kẹ fún kowa alọ́wọ́ bá ní sàrẹ̀kún kẹ annabi wa bá ní sàrẹ̀kún ọlá rẹ̀ àti àwọn ará ilé annabi wa àti sàhábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ayyọ́ rẹ̀ ní ẹ̀sìn mo ń fi àṣìkò rántí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́bẹ̀ òṣèrè létí ìbẹ̀rù rẹ̀ ní taqullah ọba rẹ̀dà asọ̀tẹ́lẹ̀ tó sọ fáwọn sọ́rọ̀ sáájú wa rẹ̀

في هذا الدين الحنيف mọ́sálásí ó ní ọ̀wọ̀ tó tóbi pípọ̀ nínú islamu yìí ṣùgbọ́n sí à ń fi ọ̀wọ̀ yẹn wọ mọ́sálásí jama'a àkọ́kọ́ mọ́mbàna masjidani ẹmbà ikọ́ mọ́sálásí bí mujarradi ibnihi lin nafi bis salati fi kharaja an milkihi ẹ̀yẹ èèyàn mọ́sánásí láti kọ́ yóò ọyẹ ẹjẹ́ a máa sí lọ́m̀bẹ̀ o tí èèyàn bá ti sọ báhùn ó ti kú òmú ogun rẹ̀ èèwọ̀ ni kò lè tàmá èèwọ̀ ni kò sí lè jogún rẹ̀ èèwọ̀ ni olóòsùn lè bóyàn jàmáà ìyàtọ̀ ń bẹ láàrin mọ́sánásí àti mọ̀sánlá o aralé ọwa ní káà

ó sì fi sọrí ọlọ́run ó sì pàwé ẹ̀tẹ́ jọ ń kírò mẹ́ ó ti kú òun ogun rẹ̀ wọn ò lè jogún rẹ̀ mọ́ kò lè bóyàn wọn ò sì lè tàá fa innahu milikun lillah ó ti di ogún ọba dẹ́dà ó di ẹni tí bàbá bá wá kọ́lé ọkọ́lé ilé ìní mọ́sálásí nú ọkọ̀ṣẹ́gbẹ̀ kan ọwá kú ọmọ rẹ̀ wá jogún olé a ní wòlé jogún mọ́sálásí ṣùgbọ́n kò sí bí wọ́n ta ilé yẹn tí mọ́sálásí ò ní kò sí yọkú mẹ́ tó bá rí mímọ̀ ní ẹni tó bá fẹ́ rà ò ní wọ́n sọ pé o nǹkan yí jẹ́ báyìí àwọn tí wọ́n yọjú tí wọ́n fẹ́ rà wọ́n èsẹ mùsùlùmí mọ́sálásí ni bọ̀yáwó ọba mọ́sálásí ọ̀sọ̀nù mọ́sálásí ò jẹ mọ́sálásí mọ́ àwọn mímọ̀ ní ilé taraba ni wọ́n tí wọ́n bàtà wọ́n forí korí wọ́n ní yàrá kọ́mọ́bà nìkan ni ọ́dà ní tó ń kálukú èmọ̀ wípé ṣe rí rẹ́sì àyọ̀tọ̀ ní o ń kálukú wa yàrá kan lọ́ra yàrá kan náà o lè fọ́kan bí o tí òun òfin ní ilé sọ̀kan tí ẹnìkan kò fi sọpọ̀ ló ní mọ́sálásí àbúrúramá jẹmọ́ ìpìlẹ̀ nínú ẹ̀sìn wa ṣùgbọ́n Hanabila wọ́n láà idha ta'attalat manafi'uhu tí àǹfààní tí mọ́sálásí bá mú wá tọ́ bá lọ alẹ́ta wọ́n ní bí àǹfààní wo idha lam yattasi' lil musallin mọ́sálásí èèyàn 20 lọ́gbà àdúgbò ó ti kó sí àti dè èèyàn 200 tí ó máa kírùn wọ́n wá fi orídi blọ́ọ̀tì torí àdúgbò ti fẹ̀ sí ààsì lè máa dúó dira wa pé ọya bàṣẹ́ jẹmọ́ bàṣẹ́ bàtú rán wọ́n ni kò sàbúnbẹ̀ káàtà kí wọ́n lọ fún rẹ̀ kún èyí tó tóbi nílà ó dé ní ẹlẹ́ẹ̀kejì àádàlì mọ́sálásí náà ní wúlò mọ̀ wọ́n lẹ́tọ̀ láti ta ṣùgbówó rẹ̀ wọ́n púrọ̀ sí kankan wọ́n fi ra lẹ̀ mí mọ́sálásí ni wọ́n fi kọ́ tí ó bà tó kọ́ mi wọ́n ni wọ́n wà owó kan torí wípé kò gbọdọ̀ parẹ́ mọ́ ó ti di ohun ogun ọlọ́ni kò gbọdọ̀ parẹ́ bákan náà àbí mọ́sálásí gangan fúnra rẹ̀ kò ibi ibi tó bọ́ sí kọ̀sàǹfàní ìjẹ̀mẹ́sálásí mọ́ fúdì kan sí kejì ṣùgbọ́n tán sọ ní pé gbogbo ọba tí àwọn àfà nábìlà ní tí wọ́n bá tàí náà wọn ò gbọdọ̀ fowó ẹ̀sẹ̀ nǹkan mí wọ́n fi ṣe lákin záàbàl hanafiya àwọn ahnaf àwọn malikiya àwọn shafi'iya wọ́n ní èyàn ọgbọ́dọ̀ dánwò èyí tó kéré ẹ̀fílẹ̀ àwọn tó bágbà yọ́gbà wọn ẹlọ́ra nílá ni ẹ gbọ́dọ̀ ta náà ṣùgbọ́n rínú wọn náà tí ń sọ pé àyàfi tó bá jẹ́ pé àǹfààní rẹ̀ lọ tán pátápátá so àwọn wọn ọ̀dẹ́wọ́ bí àwọn tani bí àwọn Hanabila àwọn bọ̀ jama'a tó yẹ pé kàtà mẹ́sàlásí mẹ́lé ìlà bá fẹ́ máa sọ in tó ti sàwà mùsùlùmí gan ó tún pọ̀ jù bá ń lọ ní tó sì á kọ́kọ́ pọ̀ jù bá ń lọ náà òdí tí ànẹ́bì mú wá ìlàwọ̀ èèyàn fi ń kí tí ànẹ́bì mú wá lẹ́nu òdí nínú ọkọ̀ ànẹ́bì àní àlìmáà ọlọ́run lọ sọ bẹ́ pẹ̀bọ̀rẹ́ bọ́ọ̀ ló ṣe tọ́ sí mùsùlùmí kí kìrìsìtẹ̀ní ọ̀lanú rẹ̀ kọmọ́ àwọn mùsùlùmí olóògùn ọjàre ìrìkúrì tí rí ni lọ́dọ̀ àwọn tó pé in tí a ń pè láàfáà lọ́dọ̀ tí a wọ́n sáàmù tẹ́sùfà wọ́n so mọ́wọ́ báyìí kó sì dèfílà ìbá àmà jó dídí ẹlẹ́dẹ̀ látẹ̀yìn ṣáì di àṣọ́lọ́tọ̀ fọ́mìnà náà àfáà náà wọ́n máa pè wọlé àfáà kan bẹ̀lá dúgbà wọn kìníkà ń bẹ̀lẹ́ tí ó sì bẹ́ẹ̀sìn wa lọ́nà kẹta ọ̀pọ̀lọpọ̀ kẹfẹ́ rí ìlàwọ̀ èèyàn pé mùsùlùmí lẹ́nu jama'a wa ń bọ̀ bàbá wa kọ mọ́sálásí malé mọ́sálásí wọn kò sí inú òun ni tàbárí tí ó máa ń pariwo pé àà mọ́sálásí ọmọ ẹ̀ta àmọ̀ ìrírẹ́ o inú sọ́sásùn ìgbàwó àwọn ọ̀wà ní pàǹfẹ́ ta mọ́sálásí ẹ̀rẹ́ náà gbọ́wà sí ó sì yí wọn ó wà ní ilé náà fẹ́ ta wọn àwọn tó bá bẹ̀rẹ̀ ta ṣe àní gbogbo ẹ̀ ilé látẹ́ta papọ̀ ilé gbogbo ẹ̀ orí ìpínlẹ̀ àìdárí pé 2 plus 2 plus gbogbo ẹ̀ láti di igun ìpínlẹ̀ mẹ́bí ìpínlẹ̀ mẹ́bí bọ́ngbà èyàn wà rọgbọ́n sí àti mọ́sùkì náà sáàdákọ mọ́sùkì fún àní ẹmbà ti ra gbogbo ẹ̀ náà lọ ra gbogbo ẹ̀ àwọn èèyàn wà bóòdì wọ́n ma pariwo ẹgbà wá mọ́sànsí ọkọ̀ tí bẹ̀lágbò náà rẹ̀ kòkó bàtásùn ìgbàwó bàbá òun ti kú àwọn ọmọ rẹ̀ àwọn nídi owó kí bàbá ìbá rí àwọn ọmọ rẹ̀ tó ẹ̀tọ́ wọn

tí ó bá lẹ́n tí ó máa sí létí tọ́lọ́n ti ọ̀rọ̀ ni ó sì dẹ̀kọ́ fún olówó ọmọ tí ti mẹ́rọwọ́ rẹ̀ kọmọ tí mẹ́rẹ̀ ó kò sí mẹ́ẹ̀tọ́ ọlọ́ọ̀bá ti mẹ́mẹ́ bèèlé pé yọ́ wà mẹ́ẹ̀tọ́ ọmọ nàbí arámẹ́ ti mẹ́mẹ́ jẹmọ́ tó ń kàlùkú bá jókòó tá a bá wu ẹni tó lówó jù àlọ ẹ̀ẹ́rì wípé olówó ìpọ̀nù na mẹ́rin lè báyìí lẹ́sẹ̀ tí yóò ẹni tí ó lè lówó iná ni tí a bá sì rí ẹ̀ tí a lè rú àpò sìmẹ́ntì mẹ́ta mẹ́rin pọ̀ lẹ́ẹ̀kaná olówó ìlọ́rún ẹrù olùsìnẹ́ni má lọ́rún ẹrù kó jẹ́ kí àwọn ọmọ àwọn mẹ̀tọ̀ ọlọ́run nínú nǹkan tí ń bẹ̀rẹ̀ wọ̀ rẹ̀ kó sì jẹ́ kí wọ́n ma èyí tó jẹ́tọ̀ ti wọn nínú èyí tí bàbá wákẹ́ kọlọmbà fún láti dọ̀tọ̀ dáadáa èyàn dáadáa ni wọ́n ọ̀mọ̀wé ni wọ́n wo iṣẹ́ alákọ̀wé torí gbígbìrì làwọn pílà alákọ̀wé ọ̀mọ̀wé ni wọ́n bàbá ìwà àdá wọ́n sì pẹ̀ nílùú èbò ọwọ́ àdíjọ́ kan wọ́n tọ́wọ́ wọ́n lọ sí umrọ́ ó ń sí lọ ní haram ní fóònù wọ́n bá dán nígbà wọ́n bàbá ẹ lọ ní tánínà ẹ̀ṣọ̀rọ̀ òkè tánínà èmi ní dàdà ah, ní dàdà ní yí ṣẹ́fẹ́ kí mi fún bàdẹ́ ni ah, eh, ọlọ́run bàníṣọ́ ilé mọ́ ní sọ bọ́ọ̀bù bí mọ́mù tí ti jó kúnnà ah, kọ́kọ́ pé gbogbo tó fi ń pè gan ó bọ́ọ̀bù gan eh, ẹ̀ẹ́kẹ́ ṣẹ́ owó a mi

mọ yọ́ọ̀lẹ̀ kò sínú tẹ́ẹ̀pẹ̀ mọ́ mo ti fún mọ́sálásí in tí a bá ti kí a bá ti rí bẹ̀ lọ́dọọdún ẹ máa bá ń fi tọ́jú mọ́sálásí jàmáà ẹjọ́ kí ló fà á tó fi jẹ́ wípé n tó kòrò lẹ́mí gbogbo wa o ní ká lékún ní mọ́lọ̀ tó bá jí ayé ní ń polówó fún àníbìkan bó ṣe rí kó lápẹ̀pẹ̀ àwọn ah, ní kílòkọ̀rẹ̀ kan bọ́ trénì nígbàgí ní o ọ̀fẹ́ ní o bẹ́yìn ẹsẹ máa ṣe bísínẹ̀sì aṣọ láàrin oṣù mẹ́fà tí ó rí Dangote níbi owó jàmáà tí a bá fẹ́ káwọn èèyàn máa dára wọn lápá dára wọn lẹ́sẹ̀ kí wọ́n pè lọ́fẹ̀ tí a bá fẹ́ káwọn èèyàn wá kún mẹ́sì dára wọn láwọ́ pá dára wọn lẹ́sẹ̀ wọ́n kí ni tó dúó kùmọ́ kan sàárè sàárè ni ẹni tó bá ti ṣe tọ́tọ́ pẹ́ kó láyé kọ́ ma lọ àwọn mẹ́ṣe tọ́nà jù ní fámílì wà fún òkú ní 80 100 120 dáadì mi gangan 135 kún kàtí gbọ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ sí ní máa sọ àwọn tí ẹ̀ kórìíra òdodo ẹ̀sùn tẹ́ẹ̀bá rí tí kan nù wọ́n bá mú àfá kan tí ọ fẹ́ mọ́sápò ní tí ọ bá síjà láàrin àti àfáhùn ẹ̀ẹ́rí wípé in tá àfáhùn ti ń bẹ́ ni ẹ̀ lò kìí ṣe tó lówó èso ríre wọ́n ma sọ fẹ́ tí ń kọ́ ah, mọ́sálásí tó wà lójú ayé chiefu tí gbogbo ọmọ bàbá gan náà máa ń kọ́lùkú máa pè máa mù ní ọlọ́gbẹ̀ni táàmù lẹ kí jùmọ́ àtọ́lọ ọ̀kan náà ma bàbà tó pọ́mọ́dá sínú tí máa ti dẹnu lé tọ́pìkì kan ọ̀rọ̀ ti dọ́rọ̀ bàbá ọ̀rọ̀ yìí ẹ̀yin ni máa ń fẹ́ bá wí o kò sì ní tí alọ́rùn kí tọ́pìkì ọmọ lọ́bá yóò ẹ̀fẹ́lẹ̀ ti máa múlẹ̀ wá tí èjì tọ́pìkì wọ́n ni wọ́n wà kútán lọmọ wà fún gbọ́yé wà anna al-masajida lillah torí rẹ̀ ìjọ lẹ́tọ̀dún islamu kí wọ́n fi ókú ẹlù ní ìtí èso ọkọ̀ ọlọ́run wọ́n fi rẹ́jísà alẹ́ mọ́sálásí àwọn mímọ̀ ní bẹ́ẹ̀ ni tó bá jẹ́ wípé òfin ìlú béèrè fún bẹ́ẹ̀ ṣùgbọ́n tàn mìlìkíyà pé kí wọ́n kàn sọ pé agba ìwé lọ́dọ̀ ìjọba ó ní o kèése níní ti pé mo fẹ́ ti mọ́sí fọ́sẹ́ méjì wọ́n ibẹ̀ ló ní mọ̀ ń sọ́dí lọ́wọ́ bí ọ̀dẹ̀ sẹ̀kẹ́rin ní ẹ̀mùwá àríwú sẹ́mọ̀ fún ọkọ̀mílé wọ́n fi ọkọ̀ yẹn wọ́n fi múlẹ̀ yẹn dúó fọ́bà dẹ́gà ni ó ń tọ́ ń kó ní mìlìkíyà rẹ̀ ìbáṣù la mọ́ ń pè nínú ẹ̀sìn àápìnlẹ̀ pẹ̀lójú tó bá yá a ń pẹ́ nìkan ní albarobin ma'rur albarobin ma'rur rí èmèyàn ni àwọn ẹ̀dá kẹtọ́ jẹ́ pé wọ́n sí ń pù wọ́n ò nídi àròyè tó pọ̀ tẹ́ bá fẹ́ jú Ọlọ́run fún ọlọ́ndáwùn yẹ̀kan báwọn kò nídi àròyè kankan bí olóbi mọ́ alhamdulillah ẹ̀sìn ní rí ní kí máa gbójú òkè àwọn èèyàn kan bẹ ọlọ́mọ mọ́ dẹ́mì wọn ní redmate fútọlọ́n halibarọ́wì inú wọn wá wà nígbàtí wọ́n pàrà sàṣírám ní akọ́bà sáníyà ọpàrà sí mẹ́dínà òun iná kọ́kọ́ bá yà nábi sallallahu alaihi wasallam wọ́n kàn wẹ́n tí ó sórí rẹ̀ mẹ́rin wọ́n ti parí iṣẹ́ lórí ẹ̀ ṣe ìsìlámù yìí wàláyẹ̀ tí ò ní wà jẹ́nà ọlọ́run olù fún islam tó ní ẹn eh, kó lè pẹ́sì yìí ni wàláyẹ̀ kò sí lẹ́nu apá náà fẹ́ máa lùlù kò sí pé ẹ̀mà ọ̀bọ̀rásì wò ìṣẹ́ mọ́ ọlọ́sí tẹ́víù kìí sọ́dọ̀ mùsùlùmí ọláǹfàní àti fàṣokùtò rẹ̀ lẹ̀ wàdẹ́ kó mẹ́ padà wàdẹ́ fàṣókè padà tó nílàtí mọ́ sọ gbogbo yẹn ẹmẹ́jì sókùtò yọ́wà lójúgbò ẹmẹ́ ọlọ́ ni Hmm. albarawi ọwá dé Madina wọ́n rí tí a náà sàásánlám ààrẹwà yá ọwá ah! pẹ àwọn ẹbí rẹ̀ ó ní gbogbogbò mi mo dá mẹ́ta ẹ̀yin ara lè ní ẹ̀pẹ̀ méjì mo fi kan lẹ̀ fọ̀bàdẹ́dà mo súnmọ́lẹ̀ fọ́lọ́ kò díwá ṣùgbọ́n tàbí bá ti dé ẹba ń kú lé lọ tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀kí kọ́ ma fi ṣe ẹkùn kọ́ ma fi ṣe dáwà owó lọ bá bá ń bẹ̀rẹ̀ tó bá fẹ́ ralẹ̀ gbogbo ẹgbẹ́ fi ṣe kọ́ ma fi ṣe ìṣọ́lọ́

ọ̀rọ̀ tí wọ́n sọ ìlọ bí i 35 years ago bá ti dàgbàgbà náà tẹ́nì kan bá wá bí mẹ́ládùgbò bàbá ni wọ́n kọ̀kọ́ débẹ̀ látẹ́yìn àṣùgbà wọ́n sì lọ ẹ̀kọ́ àti ọ̀lẹ̀ nígbàtí nǹkan dáà ló tó dẹ́fọ̀ kó tó rẹ̀gbà ìméjèèjì mà tí a máa jẹ́ ní oní dédé bàbá ní ó sì tó bá

inú ẹ̀sìn ni àánú ẹ̀sìn ìbá àwọn èèyàn kọ́dà ó tún àfáà náà yàtọ̀ ti pẹ́ fẹ́ báyìí ló kọjẹ́ o tẹ́ rẹ̀ tó tún nínà tó tún jó mímọ̀ tó ẹkọ́ mọ́ a ẹ̀ẹ́tù mọ́ ròd náà fi pọ̀tù sáàzù èsì báyìí náà kọjọ́ ọ̀kọ́dàkùn kọmọ̀dẹ̀ ibi sí à ẹmbà ti wá dọba dẹ́dà máa tọba dẹ́dà sí di orí mẹ́rí in tó ń fẹ́ tọ́ wá ebi kó ọ̀rọ̀ rẹ̀ yọ ọ̀rọ̀ lọ́rùn láti rí dáadáa àwọn ó ti kó bá ẹ̀sìn lọ́nàtọ̀ ti kó bá wàtá aláìsí islamu lọ́nàtọ̀ pọ̀ tí bá ti ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn ìsìláàmù tí ẹ̀yìn ẹ̀wò ìsìláàmù òótọ́ tàbí mọ̀ tẹ́ bá ti ń gbọ́nà àwọn àfẹ́ẹ̀sì tẹ̀bá sálàyé èyí ó mọ̀ wá rò pé ẹ̀sìn tuntun ní kíní àwọn ọ̀dọ́ ní ẹ̀dẹ́lẹ̀sìn ẹ̀wò tí ń jọ lójọ́ àgbàlagbàmí nígbàtí a sọ ti wà ní ọmọ kéékèèké tó sì ń ṣe ìsìláàmù bọ̀ years sí years tẹ́yìn tí ó rí ti jẹ́ sínú ọmọ lọ́sàn rí ìdájí lára àfáà wáwó pẹ̀rẹ̀ sí agbó méje mẹ́jọ sí mẹ́sàn sí mẹ́wàá wọ́n ti fúkà mẹ́ ẹ̀rọ náà lókàrù pọ́jẹ̀ tó èdìdì níbo lẹ ti bẹ̀rẹ̀ sínú ọmọ onírọ̀lẹ̀ ọ̀bọ̀rí dọ́mẹ́jọ là máa ṣe ìwọ gan tó obìnrin ìjọ kọjọlá fún ọbọ̀rí nínú mọ́sálásí pákò lẹ́nu rẹ̀ níbo èlú lọ́lọ́ kí ló bá wà náà balẹ̀ wọ́n wá bí òkú dànù gbogbo nǹkan wá ń jọ tuntun tuntun wá o tọ́ ọba jẹ́ pé wọ́n ẹ̀ṣà kírọ̀ ṣe ìjọ mọ́sùnkún wọn náà wà ìjọ ni ọmọ sí wọ́n kú lẹ́sìn kákòjọ mọ́sùnkún àwà mọ́sùnkún lé wa a sì lè torí ẹ̀ mọ́jọ ọ̀fẹ́ ibi ọba wa àwọn nǹkan yìí ó ti dá ọ̀pọ̀lọpọ̀ mọ̀ṣákìlù rẹ̀. in fact bí pẹ̀rọ mọ́sálásí mọ́sálásí òun ni state òun number two nínú islamu madrasa number one ṣùgbọ́n ní pàtàkì sam tó ń kọ mọ́sálásí mọ́sálásí iná ni lọ́pù madrasa nígbà náà ṣùgbọ́n láyé tí a ní ìsìn madrasa number one mọ́sálásí number two nítorí pé in ti madrasa bá produce òun ni mọ́sálásí ó lò ṣe in tí wá ń bọ̀ láti bí tẹ́ ẹ̀pẹ̀ rẹ̀ ọmọ tó ń lo ọdún méje lọ nílé kéwú tí ń gun ọkọ̀ 35 million wọ́n ni fẹ́rọ ní àà ah, yahoo ṣe wá ah, ẹ má pé yahoo lára mọ̀ olórin gúgún ni ọmọ ilé kéwú kò lè ra tí à 20,000 ìṣèlò fóònù 250,000 àwọn nǹkan yìí ti ń bàjẹ́ ti ń bàjẹ́ lójú bọ́ọ̀dù oníwó ti máa kọmọlé kí ó lóògùn ó sì papọ̀ múra wọn in tí a pọ̀dúsí náà ni mọ́sánásí ń retí òun náà ni ó wà jẹ́ mọ́mù àdúgbò fún yín bí sí musulmi lọ́dọ́ fún

o ń lọ́pa bàbá ẹ̀gbọ́n màmá dádì bọ̀dá bàbá mọ́míwá àwọn ní àpá àwọn ṣe wá rí lè sùúrù lẹ́ẹ̀sì pẹ̀lú mi ẹbá mọ́lẹ̀ ibi mo lélẹ́yìn kàyà ń jẹni ogun pọ̀láyé mi gbogbo bí wọ́n ìbá kó sí ìgbà mí mẹ́ṣe pé wọ́n jọ máa fàbára wọn lọ́nà pé ah, ó tún kú àwọn àlàyé pípa ah, àláwà àníyàn tí wọ́n lọ́nà ti gbọ́ nǹkankan ní ọmọ lọ́nìyàn bẹ̀m̀bẹ̀ ọ̀yẹ kẹrù ọba yàgẹ́ jama ìntàwò ìgbọ́ in tí ó ń pè ní Islam àtàfà ni a máa fi ṣàdúwà wọ́n ma wá sí jama ẹwọ́n kálukú ní ẹwọ́ tó tí wọ́n fi ń wòyìn lágbólé ọ̀dọ̀ sọ wípé à ah, gbogbo àwọn láńlọ́ọ̀dù ká lọ pé à ń jẹ́ àdúrà kí sunday sunday ẹwò gbà tẹ pé ọ́rán pàdì gbà kan wọ́n lè pọ́ àwọn mìíràn ní àwọn ọmọ sọ pé yàsìn ká kí lè máa túbà kó lè máa túsẹ́ ṣe bá ní pẹ̀lú ọ̀sọ̀ àbá جماعة lil masajidi hurmatuha mọ́sálásí ní ọwọ́ títí ẹ̀hùn na'am awambo ìjẹ mílíkù fọ́lọ́n nǹkankan wá dé ìntàn náà mọ́sálásí mọ́sálàámà ni iná mọ́sálásí gbogbo alájọ ní ó gbogbo alájọ lò papọ̀ báhùn sẹ́nìkan lè dá lò lọ́tọ̀ gbogbo wá ti lọ lọ́bàdàlẹ́ kọ̀yẹ́ná fílà o kọ̀yàn kankan o ọ sá kúrò gbági ọlọ́sọ́dọ̀ àwọn ẹ̀kọ́ ní ah, ìsì gbọ́dọ̀ gbákàntì ìdọ́lá o lọba wọn mẹ́sàájì padà ọba tanná ìfì ń sí sáré sí bẹ́ àbíyàn tó ti ẹ̀ gbájúgbájà wà ti dé mẹ́sàájì ṣe sọ́kẹ́kẹ́ lọ́dún mẹ́ta ilé wọn ẹlẹ́rùn méjì ni o ọ̀sán ìbẹ̀rẹ̀ lẹ́rùn mẹ́ta wà ó ń kálùkọ́ ọmọ àpò tí ìbá ti mọ́ mẹ́sàájì yóò ti kìí charger battery yóò ma chájì fóònù ìwọ́n lọ́dá ní mọ́sálásí àǹfààní gbogbogbò ní àwọn onímímà wọ́n pín méjì lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ìpín méjì yẹn ọgbẹ̀lẹ̀gẹ́ ká sọ pé 99 wọn wọ́n jẹ́ àmọ́ wípé kò lẹ́tọ̀ fẹ́ni kankan kọ́ máa dá lọ lo àǹfààní tara tí ẹ̀ nínú ilé ọlọ́run gbogbo alájọ́ ń dáwó yìí

ṣùgbọ́n tó bá dìdí pé wọ́n fi ń ba nǹkan jẹ́ pé àjọ nínà ní ká fojú pé àjọ sẹ́rí àjọ ní à ìsìláàmù ẹ̀sìn ni ẹjọ́ si sí ìsìláàmù láyé ọmọ pàdánù jẹmọ́ gbogbo ẹni tí bá ń wọ ẹni tí èsì mùsùlùmí nú wa tí nkankan wá wà lọ́wọ́ rẹ̀ lórí ayé téèyàn fi wá ń wò

wọ́n kàn ami dáṣẹ̀ rí àmì ìfún ṣùgbọ́n wọ́n gẹ̀rọ kàlà nítorí pé in tí bẹ mẹ́sàlásì ẹni kò lè fọ́sọ́ àpé lágbàjá fi tọ́pọ̀ ni. tàmàdù òfin ní jama'a ni wa gbogbo ẹ̀dàkùn ààyè láti charging bí gbogbo anáà lájọ́ ń dáwò rẹ̀ àti mẹ́ntítì ẹ̀ pọ̀jù àmẹ́ntítì ẹ̀ kéré ṣùgbọ́n tẹ́ bá ti rí sọ́kẹ́ẹ̀tì ẹlẹ́nu méjì ẹmẹ́tì ẹlẹ́nu mẹ́ta bọ̀ tẹ́ bá ti ẹlẹ́nu mẹ́ta ẹmẹ́tì ẹlẹ́nu méjì no ẹmẹ́tì kì ní bọ̀ extension wire box ó ti wà ó ní ẹ̀kì nǹkan bọ̀ tí mọ́ sẹ́dá sí bá sọ wọ́n ní kò sàbúrú mẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tó tóbi jù o náà ní pé láàyẹ jù fi láàdín àyẹ́ ṣàlẹ̀jẹ̀ wà láwú bin kàrọ̀bá il-masjid ó di méjì jama'a al-masjid baytullah tí ẹ bá ti ní masalasi lè ilé ọlọ́ni láàyù dùkọlù bí ìdìnìyàn àìmọ́ gbáyọ̀ǹda ta bá fẹ́ wọ̀bẹ̀ mọ́sánásí ní gbáyọ̀ǹda wọ̀bẹ̀ ilé ìta ní ilé ọlọ́run kódà mọ́sánásí kan bẹ tó jẹ́ wípé èèwọ̀ ní kí wó tí ànàbílọ̀ sọ bẹ́ẹ̀ o náà ni albasul haram mọ́sánásí maka kún ọgbọ́rọ̀ sí laylan wa nahara ti mẹ̀dínà yẹn wọ́n máa ti àwọn kìkan bẹ̀ ṣùgbọ́n mẹ́kà sí sílẹ̀ ní gbogbo wa àwọn ní mọ́sálásí tí wá àgbá kọ àkọ́kọ́nà òfin òmú wa pé kamọ́tì fáwọn àdíkà sí kejì láti fi ṣe hìsùnù fún mọ́sálásí láti fi yánà fún wà dìfà fún níbi àwọn nǹkan kò sí kí ni kò sáburú ẹnìkẹ́ èèwọ̀ pẹ̀lú ìyọ̀nda sọ́ríkùn ẹ̀wọ̀nìsà tí a lò ẹn tí bá ń bọ̀ yọ́ sàlámà yọ́ wọlé ní ọ̀rọ̀ wájí ìyí ló bí mas'ala pé ẹn fẹ́ ṣe ìtìkáf nínú wọn masalasi masalasi ni gbogbo bí tẹ́ẹ̀dẹ́nu bí mímbà masalasi náà gbogbo bí masalasi bí ṣùgbọ́n tí a bá kó àwọn mulhakọ́tì kamasalasi ní so ọ́fíìsì kan mẹ́mí ọ́fíìsì kan mẹ́mí ẹ̀kìrí kan mẹ́mí ilé jẹ́ ẹ̀kọ́ pàtàṣọ gbogbo bí tó jẹ́ pé tí a bá fẹ́ wọ̀bẹ̀ ara mọ́sájì náà ni àkọmọ́ wọn ma ń gbáyọ̀ dá wọ̀bẹ̀ kìí sara mọ́sálásí tó bá ti wá jẹ́ pé kìí sara mọ́sálásí lẹ̀sìn wí ẹnìkan lẹ́tọ̀ àti lọ sí ìtìkáfù lẹ́ tí ó dájọ́ àbáyì tẹ́nìkan bá ń kó bẹ̀ ni kìí ṣe mọ́sálásí ní kíni olóòkọ ibẹ̀ ilé jẹrẹrétọ̀ lẹ́nìkan arúgbó ti pọ̀jú ní mọ́sálásí lọba mú lè jẹrẹrétọ̀ lọba lọ tẹ́tẹ̀ ẹ̀bẹ̀ lásìkò Ramadan olóòrùn bá ìtìkáfù lọ ìtìkáfù ẹ̀ ti já ó ti kó ní mọ́sálásí bákan náà man jalasa fi bi ẹn bá kọ́kọ́ díẹ̀ ní wíyà nínú mọ́sálásí ọkọ́ jókòó èyàn wá rágbàlagbà ọ̀rẹ́ bàbá èyàn ni àfẹ́ èyàn ni ẹ̀dójú ọ̀nà ni èyàn wá ìdè fún ọgbẹ́ ah, ẹmọ bàbá yìí ọ̀sá burú ń bẹ̀ dáadáa lè yẹ́ sí yẹ téyàn ó sì rùjú rí ọba dẹ́dà bọ̀ téyàn ó ń fún òun lẹ́

àfi tó wáyá pé mi ọ̀lẹ́ ìlú tí mo ṣe lókù ẹ̀sìn ló fún mi nídìbà ìkẹ̀ẹ́ sẹ́yìn irú irú èjì ìkẹ̀ irú lẹ́ẹ̀kẹ́ ọlọ́dún mẹ́tẹ́lásí tí ìrọ̀ àwọn àtúnwà gbọ́dọ̀ ìfínlẹ̀ la ayé ẹ̀kọ́ yọ wà ṣùgbọ́n ìpìlẹ̀ gangan ni wípé ẹni tó kọ́kọ́ dé ayé olónibẹ̀ ṣùgbọ́n ayé àpẹẹlẹ́ yóò mọ́sálásí láàbúdà min siyanati anitashwiz wà dọ̀dọ̀ gbogbo ariwo tó jẹ́ pé kò ní bá ṣe pẹ̀lú tọ́lọ́n ti ànábì kódà kọjẹ́ lórí tọ́à àyàfi àwọn nǹkan mẹ́rin kan táwọn mímọ̀ tó yọ sọ́tọ̀ àìmá pariwo ká máa gbóǹsókè nínú mọ́sálásí ṣẹ́ẹ̀sì mọ̀ pé àìmọye èèyàn ẹni wọ́n gíra wọ́n blò pọ́sẹ́ pé nínú mọ́sálásí ní àti láwọn inú èfẹ́ rúùsùn dáǹsẹ kò sí lára wa mọ́ wọ́n kálukú kan ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ẹ̀sí ń kàn sádà bí ìgbà tí wọ́n kọmpútaráìsì nǹkan a lọ tí jíma bá dé àátùkò asiri ìntà lọ sí ọkọ̀ ọgbà kò sì dúró sára wọ́n mọ̀ sọ mẹ́rin pé ara ìgbà ìmáàmù àti dàdà ní kọlùnà kùnkọ́ láwà ní àwọn iye àwọn nǹkan tàbí mọ̀ pé sáwà gan dúó bọ́bà dídà sí ní ká dúó àìmọ́ gbóǹsókè ní gbóǹsókè ìtàìlẹ́kọ̀ọ́ mọ́sálásí حتى ولو بتلاوة القرآن kọ́dà kọ̀ jẹ́ pé kùràní lànkà tó wájẹ́ lọ́gbọ́sí àwọn gbóòkè ní gbóòkè tẹ́lómi ìsinmi ọ̀rẹ́rin magdúbí alayhim ọ̀rẹ́rin magdú tìràwà tí eléyìn ṣe ẹn tí ń kírun fọ́lọ̀ kọmọ bí ó dé mọ́ kọmọ bí ó ti kàbájátàn ó ń ṣe ọlọ́run وما كان الله ليضيع إلينا تبتيا إن الله على كل شيء إلينا تبتيا طاع ما أنزل أنا بني استسوري كلكم يناجي ربا سيبون كالكم بلو مبارين sọ́rọ̀ ó sì wá dípò ń fi ti ẹ́ dítẹ̀lù mí lọ́wọ́ ọya tẹ́ bá ti wà báyìí èrè òun ilẹ̀ kún kàlùkọ́ mọ̀ bọ́lọ̀ rẹ̀ sọ̀rọ̀ bẹ́ tó bá wá jẹ́ pé wọ́n ní ààrẹ òun lẹ̀

èsù ẹ̀rẹ́ omúsọ́fọ́ lọ sọ̀fọ́ra ní padà wọ́n bá bọ́ mọ́sáàtì padà láwọn èèyàn bá ń bi àfáǹgbàtàfà jáde tó kú mọ́sáàtì pé ìtẹ́ ah, ẹ̀dẹ́wò lẹ́fẹ́ kò yáwọn ah, ó ní bi kalami dunya gbogbo ń tọ́jọ mọ́wàá yé láti ọdún báyìí kọ̀ jáde lẹ́nu jama'a ọ̀kan náà ọ̀sáráfì náà ó ní alìmùnáfíkù fìlìmásírì kàtọ́ìrì fìlìkọ́fà tẹ́ bá rí mọ́nà tí kì tọ́bá wà ní mọ́sálásí bí ẹyẹ tí a fara ní tí a fi inú kéjì tí tàwà ń wù lọ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rí mọ́nà

ebi jímà láti dé láìpẹ́ oní tí ó subhanallah gbogbo ẹ̀mí bèèrè pé ó sáwò pé kò sí sáwádà ara ti ó ti bára mú jama'a kí a kéèyàn wà mọ́sálásí kára èèyàn má balẹ̀ kéèyàn má pè lóòrùn kèése islamu gidi lóòrùn sí kèése ọjọ́ kan ó lè ṣẹlẹ̀ bóyá èèyàn ní àrùn sí àbí ìkàjú kan wà fún èèyàn ṣùgbọ́n kọ́lẹ̀ gbogbo pàtẹ́ pé

wàtẹ́kìdó lè masájídà bí yóò tàà ẹ máa jẹ́ ní ọlọ́run kọ́ máa wùí láti máa sí máa súnmọ́ bà dẹ́dà wà á wùdú olúbàkún ríkọ̀ ẹ mẹ́jẹ́ mi yíó lè tí nǹkan bá jẹ́ nǹkaànú ẹ jẹ́ káànú jáde látọkàn ẹpọ̀lẹ̀ tí ọmọ orú sí bóò ní ó sì pàdé ọlọ́n dáadáa ẹsì mọ́ sọ fún sí tí ẹ bá ti kóónú ẹ̀ in tó bẹ̀rẹ̀ àsọ pé kẹ́ẹ̀mẹ́sẹ̀ tẹ́ ẹ bá ti ń se lé ẹ̀mí ọmọ ọ̀rọ̀ a sì máa rí àpẹẹrẹ pé omi táà tí ń sàrọ̀wàlá ẹlòmí o yẹ tán in tí ó mú náà ni mú o yóò yẹ tán ó ti tẹ́bá ẹlò omi omi ẹ oye mọ̀ sàrọ̀wàlá wí tẹ́lẹ̀ ẹ̀ẹ̀sì tí omi náà ẹlò lórí nítorí pé ọkàn rí ò sí bí tí ń ṣe ẹ ń bá mọ̀ pé omi kọ́tùrọ̀ kọ̀ọ̀kan rẹ̀ láadá ni lọ́dọ̀ bà dẹ́dà kò ní wéṣì ẹ̀fẹ̀ lómi tí ó wà lù jàmáà ìsìláàmù tó ẹgbẹ́ bọ́lọ̀ ń ṣe fìrán náàbì lásẹ ń ṣe ah, àwa yóò tó ní ìfọ̀kànbalẹ̀ tó bá tó sí ní ìlọ jàmáà ẹni àdúgbò tẹ bá ibẹ̀ tí ó bá ti jẹ́ kọ́lọ̀lọ́kọ́lọ̀ sí ilẹ̀ sọ́mẹ́ ẹ̀ lè ka ní ẹ̀mù mùsùlùmí méjì mẹ́ta mẹ́rin bẹ̀ kí ọmọ máa sọkún nígbà mọ́mù bá wọ́n ní ààrí mọ́mù náà rẹ̀ lérí mọ́mù wọ́n ló sùn kẹfà jẹ́ ti wáyé kí ló dé ààrẹ hmm, sọ fún rínà sàárà sí wọn sàárà sàárà sí mọ́mù sàárà sí mọ́mù wà mọ́sálásí ìṣẹ̀lẹ̀ káàkì kọbàrẹ́ àdákùn mú wa dúró

àwọn èèyàn pé ah, ah, ṣe pé àfá ìjẹ́ntù báyìí ẹni ọlọ́nà ah, iṣẹ́ sí ìsì àtọ̀ lọ́wọ́ ọgbà tẹ́lú mọ́sílájí fún di èyí àtọ̀rọ̀tẹ̀síwájú nínú burma tí bẹ̀ mọ́sílájí tó di wé ásọ̀rọ̀ pa àwọn sádánà rẹ̀ in kí a nà fi lùmọ̀rí báfìyà wà nẹ́sàrùn-ún أن يجعلنا يستمعون القول فيتبعون أحسنه الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعملون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل وصيته للأولين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا فإن الله سبحانه وتعالى أثبت ملكية المساجد لنفسه وقال سبحانه وتسامى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا فالمساجد كلها بيوت الله فمن بنى لله مسجدا بمجرد أن يأذن للناس بالصلاة فيه خرج عن ملكه وصار ملكا ووقفا لله سبحانه وتسامى ولا يباع ولا يهب ولا يبدل إلا بمثله بما هو أنفع منه أمة الإسلام اختلفت كلمة العلم في بيع المساجد فقد ذهب الحنابلة إلى جواز ذلك إذا تعطلت منافعه ولكن سائر المذاهب أبوا ذلك إلا إذا انتهى إذا انتهت هذه المنافع بالكلية أمة الإسلام إن الله سبحانه وتعالى احترم بيته فجعله معبدا لله سبحانه وتسامى من دخل المسجد لا يجوز له رفع صوته بشيء من كلام الدنيا وقد كان أصحاب رسول الله صلى الله عليه وسلم متعذبين مع ربهم سبحانه وتسامى في هذا وما كانوا يرفعون أصواتهم في بيت الله سبحانه وتسامى أمة الإسلام فالمسجد بيت الله لا يدخل بإذن ومن دخل وجلس مكانا فيه فهو أحق به ولا يجوز له أن يقوم لأحد إلا لاحترامه كمن كان أسن منه فله أن يحترمه بالقيام له أمة الإسلام فإن المساجد لله سبحانه وتسامى ولا يجوز لأحد أن يشحن جواله في كهرباء المسجد إلا بإذن من جماعة هذا المسجد في قول عند بعض أهل العلم وفي قول آخر أنه لا يجوز ذلك مطلقا لأنهم بنوا هذا على قول الله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأن هذه المصلحة مصلحة عامة ليست خاصة بشخص معين وبهذا لا يجوز شأن الهات في كرباء المسجد وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما في من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد المصطفى عباد الله اتقوا ربكم في السر والأن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام فإن صلف هذه الأمة لهم أحوال مع احترامهم لبيت لبيوت الله سبحانه وتعالى منهم من لا يتكلم بكلام الدنيا في المسجد وقد ذكر أحدهم لما أتاه غلام يسأله شيئا خرج من المسجد ثم أجابه ثم دخل فلما خرج من المسجد سئل عن ذلك فقال ما تكلمت بكلام الدنيا في المسجد منذ كذا وكذا وقال بعضهم اتخذوا المساجد بيوتا وعوذوا قلوبكم الرفق وأكثروا من التفكر والبكاء إلى آخر كلام وقال بعضهم المنافق إذا أنت تريد أن تعرف من هو المنافق والمنافق المنافق في المسجد كالطير في القفص فإنه لا يستقر له قرار قال الله تعالى الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب المسلم الحقيقي الذي يريد بعبادته وجه الله سبحانه وتعالى إذا دخل المسجد يجد نفسه مطمئن مرتاح القلب ومطمئن القلب أمة الإسلام احترموا بيوت الله يحترمكم الرحمن فإن من تعظيم الله سبحانه وتعالى تعظيم بيوت الله كيف لا وقد قال ربنا سبحانه وتسامى ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب أسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز لسوى والمسلمين اللهم ربنا أعز لسوى والمسلمين ودمر آداك أداء الدين اللهم ربنا تكن لبرك المستضعفين من المؤمنين والمؤمنة في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائل أوطان اللهم ربنا كلنا مؤيدا ونصيرا ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمتنا واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ في بنفسه وصلنا بملكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسجود القائل في مقلد سيئة ثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا